bẹ́ẹ̀ bá ń gbọ́ nígbà ìgbà kò lè sú yín o ọ̀rọ̀ ṣòrunkùn tù ní mò ń wí tí Gbẹ̀ngà Adébóyè ṣẹ̀ṣẹ̀ ṣe ṣé ń jìrè o lórí àwọn tí ń ba Nàìjíríà jẹ́. ibi abẹ́gò ni kò dé sí gbàgì báyìí lọ́gà ń sọ oko ìjọ Ṣàngó bá pààyàn ní dòkú ètùtù ọjọ́ ká bá ti pàṣẹ lálẹ́ gòbà bẹ́ẹ̀ ní sí àwọn abàlújẹ́ ni mò ń bá wípé wọ́n wà ilẹ̀ pamáyà kẹ́yìn ayé wọn ni kó àkókò fẹnu sọ bí. àdúrà àti ìwúre nì lórí àwọn òṣèlú tiwantiwa tó ń gbìyànjú. kò ní bàjẹ́ fún irú àwọn òṣèlú bẹ́ẹ̀ o gbòrògbòdò ò ní lù fún wọn o ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ wọn bírú wọn bá jẹ kò ní há wọn lọ́fun bí wọn bá gbèmí wọn ò ní pọ̀. àjọsọ ọ̀rọ̀ MKO Abiola àtàwọn òyìnbó BBC ní ọlọ́run ló mọ bí abẹ́fẹ́ gbé fà á yọ. On the stand Alagbon olúwa ọmọ àwọn marketers tó ń jẹ́ galaxy music lọ́sọ̀dì ló ń taṣẹ́ olú ayé àwọn pèdèpèdè tó ń jẹ́ ọ̀rọ̀ ṣùnùkùn tù yìí o tẹlifóònù zero eight zero two three one two one three four one ọ̀rọ̀ ṣùnùkùn tù iṣẹ́ ni.